ẹjẹ́ àjọ kọnú ọlọ́run ká fi ìpáyà rẹ̀ ká sọ di gàgà láàrin àwa àti ya rẹ̀ àwa ń bẹ̀ nínú àdáni kan sí rẹ̀ òun ló lè mú wa dúó táà fi máa ṣe tí ń fẹ́ òun ló sì lè mú wa jìnà sí nǹkan tí ó fẹ́ la nínú ọ̀dà níkẹsí rẹ̀ ìpáyà àti tòótọ́ tí ó ṣe aláǹfààní láyé àtàlìkíyàmà kọmọ́sá àṣírọ̀rùn fíìmì àtẹ́yìn jẹmáà àṣòrìrì tọ́pọ̀ ṣùgbọ́n oríire àwọn onímímọ̀ ni wọ́n bùkátà kí wọ́n jẹ́ a máa mà lóòrèkóòrè mùsùlùmí ọkọ̀ ọba kòkò bówó ń bẹ̀ kọ̀yẹ̀kọ́ gbàgbogbo lóríire lòun in ti èkó lọ ọ̀bàdàn wọ́n yọ owó ní gáràjì in tó ìsọ̀ ọlọ́ sí kò lórí jọ́kejì ọwà adìẹ tí ń nawọ́ sáwọn èèyàn lójú ọ̀nà pé ẹwò mí ẹwò mú sí múra new system ẹwò mí mú sí múra ẹ̀dàkùn fún yọ mọ́n láàrin bọ́nkàlùkú bá ṣe ń gbé ń lọ́tún lọ́sì ìdùnnú muslim musulmi èèyàn wá jímọ̀ kò sí tí ó jẹ lọ́sẹ̀ yìí kò sí sọ́nà tó rò pé yọ gbàdọ̀dọ̀ ọ̀run kìí sí ìbànújẹ́ yìí kankan bẹ tó yẹ máa ṣẹ́kù ìbànújẹ́ ní tí ń tó jùlọ ana muslim musulmi ni kí n fi pàdúdé náà jẹmáà méjì lórí ìṣẹ̀lẹ̀ ńlá tó jẹ́ pé ẹ̀ ń tọ́ yóò pín mẹ́ ó ti ẹ̀tí ń pín mẹ́ ẹn tí ọ̀dá sínú ó pín mẹ́ a ń sọ fún ẹmọ́sẹ̀ yẹ̀yẹ̀ yẹ lómi owó tí síbẹ̀ sí kó lọ ṣé wọ́n fi ìfẹ́sì sínú si ní ẹbí ẹkọ́ jáde ní ẹbí bàtí rájì ẹ̀ padà wọ́n kó wọ́n pọ̀ lù wa pé wọ́n gba owó wọ́n wá lọ fi dá nǹkan kan o company lẹ́sì ṣùgbọ́n wọ́n yóò ti ẹ̀kẹta fáwọn ará mọ́ládé akẹ́dẹ́mì eh, láògùn sọ́ọ̀mì kò sí yùn mẹ́o tí a bá ń pé kámọ́ sí yẹ̀yẹ̀ ẹmbá sí yẹ̀yẹ̀ kó sí yẹ̀yẹ̀ ara ẹni fi sí yẹ̀yẹ̀ ọgbà kútúbà méjì in ta fẹ́ mọ̀ ìbálọ̀ tẹ́lẹ̀ ó ní àwọn àwẹ̀ tí èsì dandan àti ti bẹ́gidó náà àtàwọn àdájọ́ tí wọ́n ní káwulẹ̀ wà padà sí ibi tí a ti lọ gbàwẹ̀. ìntàbàbọ̀ jàmáà àwọn nǹkankan bẹ ọba dẹ́dà ló gbé kalẹ̀ bẹ́ kí ló ta wá ń ṣe bí ẹn pé àgbàpọ̀ bó ṣe gbé kalẹ̀ ní òfìdá tí a bá ń sọ̀rọ̀ pàtàkì mọ́sálásí in tí a fi ní lè fi gbogbo ẹnu gbé mọ́dúrọ́sà lérí mọ́sálásí o ní pé mọ́sálásí náà ni ànábì lò nígbà tí ẹ̀fún mọ́dúrọ́sà ṣùgbọ́n tí a bá diwọ́wọ́ ọ̀fẹ́kọ́ mọ́dúrọ́sà ó tún diwọ́wọ́ ọ̀fẹ́kọ́ mọ́sálásí ọwá ní ni kọ́ ọ̀kọ́kọ́ bẹ̀rẹ̀ ó mímọ̀ ò lè pé kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ́sálásí kọ́kọ́ ma kọmọdọ́sà kọmọdọ́sà tí a bá ti parí ẹ wá bẹ̀rẹ̀ masalasi táìmù táì parí masalasi ẹn tí ó ma darí masalasi yọ jáde mọdọ́sà wọ́n ni nígbàtí a bá rí bá a sì ilá torí bá àlá in tí mọdọ́sà bá pọ̀dúsì òun ni masalasi olóò fine mọ́sálásí náà láwádé in tí ọjọ́ olàmbámbẹ̀ tó bá ti rí bá ẹwọ gbogbo àdúgbò pátá ilé àwọn mùsùlùmí bá ń bẹ̀ẹ̀bẹ̀ yóò so kọ̀ ni ìyàwó àti ìyàlé tí ń pé ẹwà alájà láàrin wọn ẹn tí ó yẹjú ọ̀rọ̀ onímọ̀mù àdúgbò oníṣògùn fúyàwó oníṣògùn fúyàlé àwọn èlú ọ̀rọ̀ méjì mẹ́ta tí kọ́dà àwọn ga mọ́ wọn pé à ṣe ń ṣe bí lásán ni mọ́ pọ́dásùn bá lórí ìjà sí mẹ́ta àwọn àjẹjà ìrọ́nà ni wọ́n kúrò ọjà ní ọkọ́rọ̀ àwọn àwọn báyìí níbàdàn náà ní ni orí mọ́ mọ́sálásí ní ẹgbà gbé bọ́kẹ́tì bóòdì bá fán ní landlord meeting bí ọ̀sẹ̀ méjì sí gbáhùn wọ́n tí ìsíra wọn àwọn ẹ̀nà olè sọ́mọ̀ ẹ̀rùn bó ń kálukú mọ̀dọ́kan lórí tó fẹsẹ̀ rẹ̀ nìkan sẹlẹ̀ tàbá ṣe ń wẹ́ ìta àkọ̀dá o awára ajáre lọ tàà wá sí ohun tàjẹ̀ lọ yàwó ní bàbá kílẹ̀ rí sọ́rọ̀ ní àà torí àdúgbónà mò fi wẹ̀ ẹ̀dùn òsí mọ́ wá gbọ̀dé bí kí máa ta ìwàrà mi mò ń kú lọ nítorí ẹ̀tún bàbá èdìdé ń bẹ̀ kí kọ́sọ́mà ti pọ̀ sí ní tó jẹ́ máa yà sí bítà yà sí ó ń làwọn nǹkan tán lọ́wọ́ yìí a ń pariwo tí ròdá a ń pẹ̀rọ fọ́kùn náà tí ò tí níyàwó rẹ̀ bẹ́ àpé tó mú tó mú tọ́ọ̀bẹ̀ tí è mú obè tẹ́ẹ̀bí mọ̀ fúnra yín tẹ́ẹ̀bẹ̀ kọra yín ayé ẹ̀ méjèèjì jọsán ọba àjáfá bájọ ọmọ kí ó gbogbo nítorí ọjẹ́ jẹmọ́ ń bá fẹ́ kọ́ọ̀tì ní pẹ̀lú tí wọ́n sọ yìí bí wọ́n bá sí sọ́dún kó ọmọ wá wọ́ ẹ padà fira yílẹ̀ ayé yí ọjọ́ sàn kìí ṣe pé o gbogbo tí sásùn dá sí ẹ wà láì tọ́ ẹkùn bá lè ráyè tí wọ́n bá kúrò rí mímbàrí mo ní di bí a week kí n fi sọgbọ́ àwọn kí ẹ fún ẹ látọ̀ a week èmi àti a week ti jẹ́ lógún sọkínì bí mo ti ẹ̀wà jẹ́ kọ́ bí ń ṣẹ̀rí akọ̀ọ̀tù gan ṣẹ́jọ́ rẹ̀ nìkan láàmà gbọ́ ó lè kàn bú mi náà ni o èyí tábù náà dálẹ̀ bí ọ̀rọ̀ ìpọ́ ìbábù ní ọjọ́ kìí sẹ́bà náà ń ṣe zina ìmọ́mù àdúgbò ń kàrùkú bá dáadé pé rọ̀ wà ilé ojú ẹsẹ̀ ló ń kàrùkú chẹ́njì sára pé ọ̀dọ́nà ọgbọ́n ọba na fẹ́ wú ìmọ́mù ọmọ tí ó sọ pé èémé ní gbogbo àdìlẹ́hùn sí lẹ́ni ọ́ kí ni iṣẹ́ ogbó ọ̀rọ̀ sádàrú jùkú ìmáàmù wá lọ bẹ́ẹ̀ tó jágbàlagbà ládùgbò tààrẹ ìbàlẹ̀ láti ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ǹkéú tẹ́ẹ̀rò pé kéú tẹ́ǹké ti yẹyìn ẹ̀ nídi àgbàlagbà tó jẹ́ pé kéú fòrú ní ìrírí ayé òfòrú ìrọ́lẹ̀mọ̀ tó fáyé o sí àmàlẹ̀kúrẹ̀ tẹ́lẹ̀lẹ́ra yìí kìí sí bí ò se yẹ imẹ́nu tó bá jẹ́ wípé tó kù tẹ́ ma fi bọ́lọ̀ lò ní ọpẹ́ nìkan ẹ̀ tí ìṣe tó fọ́lọ́run ẹnìkan bá wojú àwọn ah, kílẹ̀ mígbà yínà ṣe ìwọ́jẹbọrí ní bá ní wọ́n ṣe à ń kọ̀ọ̀kan ṣe jama'a ẹjẹ́ àkíyèsára ọkùn ẹ̀sìn wa òun ló ní ìwà rẹ̀ o àkóyawọ́ ẹ̀sìn wa ló ní o àgbàlagbà wá ń fún ìmáàmù mọ́nà wípé wá bó ṣe tùyàwó rẹ̀ lójú dùnnú bẹ́ẹ̀ gbẹ́rẹ̀ sípò ẹ̀ntọ́sẹ̀ oòrùdòdó ọ̀rọ̀ fàbásílẹ̀ gbọ́rọ̀ pọ̀ nǹkan fún ṣe nǹkankan ó jílẹ̀ lóru wọn jọ ẹ̀lẹ́à tí wọ́n kó ṣe nǹkan tó dùn mí kí mo ṣe tó dùn kí mo ṣe bẹ́ẹ̀ tẹ́ ti ẹ̀rà fún mi yá bàǹkẹ́ ìgbàrà ẹgbẹ́ wọ̀lú lélé ṣe ma wà gbé kọ́ ni ọwá ń pè mẹ́ ló ń zina túnmí àti ẹ̀sì mara wa tó rọ̀ ní ẹwà ní ìṣọ́bẹ́ tí kó jú ọwá tí mẹ́ni gbogbo tẹ́mi náà ṣe bó ṣe jọgọ́rùn tó ẹsọ gbogbo ẹ̀tàn sọ́kùnrin máa sọ gbogbo ọ̀rọ̀ tán sẹ́mi bá yí jìyàn láàrin ní àti ìpéhùn sí bẹ́ẹ̀ sẹ́ntẹ́wà mẹ́ sọ pé ìsásìtẹ́bá lè fún ní èwìkì ìwọ ọkùnrin tí ọ̀gbọ̀n ní máa sọ bẹ́ máa bóbìnrin rojọ́ ó lè parọ́ mọ́ra rẹ̀ tó sì mọ̀ pé irọ́ ọjà síkú ebí kò ti bẹ́tọ̀ kọjẹ́ mẹ́ni ọba ti kọrí ọ́nà ìwọ́nà máa wẹ́mà mọ̀rí bá ń bá sì máa jódodo ìsìn ìrìn ọ̀pọ̀dá kò burúkọ bá jẹ́ gbangba náà ẹwàjẹ́ ń gbakú ẹkù náà bá lè mẹ́mọ́gbàkú mi gúbí ẹbá se tàn ọmọ ìtẹ́ ilé fún lọ́yẹ̀ ìtọ́fẹ́kọ́sẹ̀ fẹ́ ẹwà ìmọ́ yóò wọ́ ọ̀bẹ̀ tàà sílẹ̀ tàà tó jẹun máa bínú ìwọlọmọnú tó ń bí bàbá jẹun tán sí ẹ ma pé ń tẹ́ ìdẹ́wò ẹ̀lẹ́ òkúrí ẹ̀ká tó ẹ̀yìn òṣèṣẹ́lẹ̀ ìkà tó jẹun àà owó ọ̀bẹ̀ tó bílẹ̀ o bí ọ̀sẹ̀ oṣù kò ó ìkà ni ọ tó ní àwọn náà lọ́kọ́ àwọláwà ń bẹ̀ in tí ń tàti alọ́nù ṣùgbọ́n kájọ káyẹrawò àwùjọ ti dàrú o nítorí wípé a bùkátà àwọn tí ó máa ṣì létí tí ó máa bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n ṣé wọ́n gbọ́n àdúwò ní gbọ́n wọ́n gbọ́dọ̀ gbọ́n tí a ń bá sì lọ mọ́ gbọ́n lára àwọn sábàbí rẹ̀ nù kọ́ jẹ́ pé ọmọ tó bèé bá dárè tọ́bá lọ kéwú àwọn ọmọ bí ẹ́ sì rí nígbègbèbí tẹ́ ìfàwà sínú tó bá títọ̀ pọ́kùn lọ dáyẹ̀ rẹ̀ bákan náà separation for bá dé nígbà tí wọ́n ètí ìgbà àmọ́bá àmọ́ ó sèrí ìgbà tí ẹ ti gbá àmọ́bá àmọ́ ó sèrí àti ọ̀tọ̀pọ̀ ara ni obìnrin ọ̀nà ni mọ yọ̀ǹda fẹ́yìn ọkùnrin tí wọ́n ń bẹ̀ pé ìyàwó rẹ̀ tán gbogbo tán bọ́ sọ lórí ọ̀rọ̀ ìyàwó ìgbọ́ inú ọ̀rọ̀ lọ́nà kápọ́jú tí orílẹ̀ mẹ́rin ìsẹ̀ yọ́ mẹ́tẹ́ ń pè lóbi gbogbo tí wọ́n fẹ́ sọ àbábìlẹ̀ sí ah. bá jọ sọ̀rọ̀ darí tẹ́ tó sì fún ibi tí nǹkan tí ma change nù àti ẹ gbọ́dọ̀ sọ́tọ́kùnrin kí ló mú ìyàwó rẹ̀ àkọ́kọ́ tó ń fẹ́ kejì ká tó wá kó tó bẹ ọkù tí ẹ̀ lẹ́nu bí eléyìn tí ìdà tí tí kúrù ìbáwà ni kó bí ọ sọ pé ọkọ mi ẹ mo ti wòyìn wòyìn wòyìn mo rí pé ẹ̀ẹ̀sì mẹ́ ń fẹ́ change in sì fẹ́ payé mi látàlì kìí àmàmì tó rí ní sáyílẹ̀ méjì o Etu jìbìtì ní ẹ̀tún fi rọ́kùn àṣẹ ìyàwó mọ́mùtí aseyi le pa ẹwà ń dójú tí mẹ́ dójú tàmà yí ẹ́sì gbogbo mú tí sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfún yí tí ń sí má àwọn afẹ́ bukata aka ma nkankan kí ni nkaná halta àtájú ilmọ̀tẹ́lẹ́à obìnrin tó bá bọ́ sọ ìgbéyàwó lẹ́lọ́rùn fọ́kọ rẹ̀ sí yóò sì rí dà ha sì ń sọ fún wa nílẹ̀ yóò báyìí igbata bá tó islam ìsìláàmù tòótọ́ ilá tòórí mẹ́rí ń ta wá ṣe láyé lọ́nà òótọ́ ẹnu ní ìsìláàmù Yorùbá in tó sì fa ni tàwíìdù wọ́n òòrè wà láti dọ́lọ̀mà láti kéèké tí ìyàn sí ẹ̀dàgbò tó dọ́lọ̀mà yóò kù sí ọpọlọ rẹ̀ pé ẹ̀ mẹ́tẹ̀rẹ̀ alùsùn ẹ̀bá jọ pé káságbà pé ọlọ́dún ní pààyàn ṣùgbẹ́tẹ̀ tí mo rí ìyọ ọlọ́lẹ̀ ìyọ ọlọ́lẹ̀ ó pààyàn ọlọ́lẹ̀ ní o rọ̀jẹ́ ah, wá pé ń tẹ́fẹ́ kí ń sọ́nu pé àwọn ti sára wa wà ma yọ́ mọ̀ gbẹ́ẹ̀sìn mú àwọn tí ó sì tó gbin bẹ́ẹ̀ sí láà nínú wa àwọn ará òkè ọya ni wọ́n tún yí òkè jù bó ṣe yẹ lọ wọ́n gbí ìdọ́lọ́ mọ́ wọn láti kéèké ṣùgbọ́n wọ́n tún ti ha ìrẹ̀ tírálò lóòdùtàn lẹ́kọ̀ọ́ ìlọ Sókótó èèyàn 50 ó tó wá jókòó lórí ẹrù tí wọ́n orí sọ̀rọ̀lẹ̀ ọ̀láhì fi sẹ̀rẹ̀rẹ̀lá irú tẹ̀lọ́rọ̀ jẹ́ sọkọrùn mọ̀tẹ́lẹ̀à obè ṣe yóò ṣe ìdá bí òní ṣe ìdá àti mọ̀pàtí báutúwà ìbọ̀ yóò ṣe ìdá ṣe wá rí ẹn tí a bá sọ pé ìyàwó tàà gbélé kò síbi tí obìnrin ti rí àpẹ̀lẹ́ dúnú ìsìlámù lọ kí ló bí ẹ̀yà Naam. Kọ́dà tó bá jẹ́ kọ́ bá dẹ́dà kọ́lọ́pàṣẹ ẹ̀hà tó ń sọ fáwọn ọkùnrin wípé ẹmbásì jẹ olójú nù yí kọ́ sọ fún ìyàwó rẹ̀ kọ́ ha o, ó tó ká ṣe bẹ́ẹ̀ káwọ̀ ọmọ wa pù lọ́nà ẹbá jáde náà lò kó góòdì 100 million lọ mẹ́lẹ́ àlọ́yí in tó fẹ́ fún kàlùkù mọ́nà ọbẹ̀un kábádọ́lọ̀ mọ̀ ní fún alúwẹ̀sìn in tó fẹ́ fún kàlùkù ti paríṣẹ́ lórí ẹ̀ yóò bọ́ sọ̀wò ní dúótì wọ́n ní bá gbẹ́bí ẹ̀gọ́ra wọn in tí yóò náà ni kò ní sọ́ọ̀kọ́ jẹ́ ẹnu rẹ̀ wọ́n tó rí díẹ̀ ọkùnrin tó mùtẹ́lì à obìnrin tó di wípé ọbọ́sọ̀ jẹ́ ayálẹ̀ lọ́rùn yóò ṣe ìdà irú ìdà wúwa ni àmbọ̀ ká la ẹnu báyìí pé ìyàwó mi àǹtì tọ́ọ̀lẹ̀ mọ́kọ̀ kí yóò sọ fún ìyàwó Islam kò èfi sáwàdáwó tí bá ti wí báhùn ọlọ́ni mo fún yín ní agbára yẹn lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kẹta mo tú obìnrin yẹn lẹ̀ mọ́ kọ́ tó yẹ̀ sọ́sí àwọn èèyàn ìtẹ̀fẹ́ mọ́ kọ́ gbónà ìyẹn obìnrin ti jẹ tí ó sì rídà ثلاثة حيض أو ثلاثة أطهار àìnírùn ẹ̀mẹ́ta ọba ń léèyàn padà tàbí kọ́ mẹ́rẹ̀ ẹ̀mẹ́ta yọ mọ̀ wá lọ tọ́ bá lọ báhùn tí ẹ̀mbá fẹ́ fẹ́ padà èèyàn ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ ń sú lọ́kà padà ń tọ̀tún sẹ́ẹ̀mẹ̀ pé lọ́gbìsí fáwọn obẹ̀ wípé obì ẹsẹ̀ ọmọ sọ̀rọ̀ sí sákàsákà but bàbá ìwà ronú láàrin oṣù mẹ́taun ara sorry láàrin àìnírùn mẹ́taun kamakùnrin oṣù mẹ́ta tàbí ìmọ́ra mẹ́ta yìí ní ẹbá sábà sọ̀rọ̀ àbí orí tí ẹ̀mí wálẹ̀ tó wá ló ń fẹ́ padà kò ní ni torí pé jẹ yóò mú ó sì pẹ̀lú rẹ̀ kọ́nà bára rí ọ̀yá ọwà ọkọ pẹ̀lú rẹ̀ ní tọ́bọ̀ báhùn kò ní ọ̀rọ̀ ìdà ah, sorry ọ̀rọ̀ pé no wọ́n jọ gbé lọ gbé bọ́sà obìnrin yóò tó wá pẹ̀lú rẹ̀ fún àìní ní ìrùn mẹ́ta àti kọmọ̀ mẹ́ta wọ́n tún yàjú yùn ẹlẹ́ẹ̀kẹta tó bá ti bóòdè lẹ́nu rẹ̀ kò lè fòbìnrin ma àfìgbà tóbìnrin bá tó lọ ọlọ́kọ mi tí wọ́n tó wá jọjà tóhun àti ẹ̀ tó wá pàdé padà tí wọ́n tún náà fẹ́ ni húnú obì tó ṣe pé ikhtilat khalatu zawjati azawji ọkọ mi mọ́ bọ́sọ̀ jẹyàwó lẹ́lọ́rùn rẹ̀ ibi ta bọ̀ gẹ̀gẹ̀n apákan àfáà ni bẹ́ẹ̀ ni òun náà tọ́ bá ti è e sọ tọ́kọ bá ti è e gbà ìdá rẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ́lá ọkọ̀ báyìí ó fọ́kùnrin tó kọ́ ń fẹ́ ọ̀sẹ̀ tí ó tẹ̀lé lórí rẹ̀ wọ́n ni jẹmọ́ mẹ́sàlẹ̀ ọ̀rọ̀ ẹnu àwọn mẹ́tẹ́ èdò ní o ọ̀rọ̀ ẹ̀sìn wà láńsọ yìí o ọ̀rọ̀ kejì ní wípé haidon ẹ̀yọkàn náà tó kọ́ sí ọkọ̀ káàkiri pé wọ́n wá ń bí àwọn tí a ní yóò ṣe mẹ́ta lérè wípé kí gan lẹ́ ń pẹ húnú gan ṣe bí húnú bẹ̀ẹ̀lú náà ni húnú tó bèèrè bá ṣe fọ́kọ rẹ̀ táìmù tó bèèrè ṣe ẹmọ̀wé mọ́ yóò márùn rẹ̀ padà lọ́wọ́ obe táìmù tí ó kù sí ilé ọkọ ọkọ ọ̀pọ̀lọ̀ fọ́ọ̀kan o jẹmọ́ ká mọ́ o kọ kò gbọ́rọ̀ kìí sí ẹ̀ nítorí wípé ó ti di ajínẹ́bísì kú èso àpàtìyàwó ni nínú mẹ́ta tàbí ìmọ̀ràn àwọn tí wá ní ẹyọkan ní ó mẹ́kàtẹ́ ní ọmọ adú ó se tí ó ma wá túnmọ̀ tí ó ma súnmọ́ bí 90 days kí lẹ fi ọmọ se ilé ẹ̀ tọ́jẹ́ pé wọ́n ti jọ ọ̀rọ̀ wọnù àwọn tí a ní mẹ́ta ní pẹ̀lú kíni ha فثلاث حياض أو ثلاثة أطهار وإن كانت يائسة أي إن كانت المرأة من التي يئسن من المحيض فثلاثة أشهر وإن كانت حبلا حاملا فبوضي لحملي la ilaha illallah ẹni kí lọ fẹ́ mọ̀ ẹ̀dú omu nígbàtọ̀ jẹ́ pọ̀pọ̀ òkùnlẹ̀ lè fọ́ọ̀kà bá ma bẹ́ẹ̀ sì ní níbi ti tẹ̀yìntẹ́yìn sọ pé yóò ṣe mẹ́ta ìyàwó náà ni yìí gẹ̀ẹ́sí wà lórí rẹ̀ kódà ọlọ́run kẹ́ẹ̀bẹ̀ pé tọba ti súnmọ́ in tí a fẹ́ ma kà ti gé ìmíyàṣà ti sẹ̀bẹ̀rẹ̀ ni fine láàrin àsìkò yẹn obìnrin ò ní yàtọ̀ pẹ̀láṣọ tí ń wọ̀ tẹ́lẹ̀ nínú ilé sígbàun kódà ìgbàun tó bá lè jẹ́ wípé ọkọ ẹ̀ ló fẹ́ jẹ̀bi ẹ̀ àbí nkẹ̀kẹ́ ló fẹ́ dé tí è ṣe pé ara ní ń bẹ fóòn náà débi kó fi wò wípé òun lè ṣe sùúrù pẹ̀lú títọ̀lá kò óbìí àwọn aṣọ fọ́rífọ́rí ló tó gbọ́dọ̀ máa wọ̀n táìmù mọ̀tẹ́lẹ̀ òsì lè síbẹ̀ ẹ̀tọ́ sí kúlù kò lè síbẹ̀ náà èsìwádé ẹmẹ́ owó bí tọ́lọ̀ ń gbé kẹ́ǹsí o tẹ́yìn bá wò pé ṣe bí torí kọ́kọ́ lè gbà tí padà inú fi ń lọ bí 90 days ní fi ń súnmọ́ bí 90 days elé òsì ní ìrànlọ́dọ́dọ́ oyúnú kọkọrí ọ̀nà wọ́n ní ẹmọ́ fojú bá ń wo àti húlúù àti tọ̀láàkù kò sẹ́ tí ó bí mẹ́rẹ́ o kò sẹ́ tẹ́yìn rẹ̀ dáa o tẹ́ ẹ bá fojú bẹ́ ń wo ẹjẹ́ á fi ojú pé wọ́n sì lè fẹ́ra padà náà wò bí ṣẹ̀rpẹ́yìn ṣẹ̀rpẹ́yìn الشرط الأول بعقد جديد ثم مهر جديد lọ́wọ́ àsìkò yìí tọkọba ronú pàdà tí àwọn náà wáwò pé ọkọ̀ ìkírùn lórí kamọ́ torí pé mẹ́sàlá àkìràfíà lèyàn ọkọ̀ máa parọ́ tàbí ọkọ̀ máa rìnrù àbí mú sìgá fòfílẹ̀ táìmù tí yàwó lóòsẹ̀ lọ́kọ́ bá sì ń fẹ́ yìí bí àwọn nǹkan gbogbo àwọn tọ́kọ mọ́ bá rìn kò sí bá rìn máa kọ bá rìn máa tí irú èmì náà bá fẹ́ ṣẹlẹ̀ múdà náà ló lè jẹ́ ọ̀ṣẹlẹ̀ kásìkò ogun oòrùn jẹ́ ọ̀ṣẹlẹ̀ a jẹ́ pé eléyìí wà nù ọ̀díyà kò sí fẹ́nu kò ń bẹ̀ ṣùgbọ́n èmì situation bá ṣe tó bá jẹ́ wípé obìnrin nígbàtí ẹ̀gbẹ́ fatiwa wá nígbà tó rojọ́ ìkalẹ̀ àwa gẹ́rí wípé kò sí irú ọmọ burúkú tí o ń pè yà separation ó bì láàrin àtọkọ rẹ̀ tó tó kó lúùsì ẹ̀ ní ẹ̀báyì lálejò náà díẹ̀ ẹ̀sì fàtíà pé àwọn àfá àpín méjì lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n lọ́sẹ̀ ìdà lọ́sẹ̀ mẹ́ta ọkùsọ̀wọ́ ẹ̀ tó fẹ́ dájọ́ ẹ̀sìn yóò wà wà lù wọn àwambọ̀ kúrú gẹ̀gẹ̀ tá ń sọ yìí ṣé fásíkù ni àbí tọ̀láàkù ni fásíkù òun ni gbogbo tí máa ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí ò ń pin ìyàwó dé ọdá tí ò ní dọ̀tẹ́ wọn lọ́rùn kò ní tẹ́kà lọ́rùn kí é sípẹ́ nìkan fẹ́ ẹsẹ̀ nìkan ṣùgbọ́n nǹkan yóò ọkọ ó tí a ń bá yẹ kọ́kọ́ bọ́kùn lọ́rún ìyàwó tí ìyàwó gọmọlúàbí khuyyirat bayna albaqa'i ma'a zawjiha wa bayna firaqihi ojú ẹsẹ̀ ìmáàmù ó pè obìnrin lágbàjáwá ẹrù wà àtọkọ rẹ̀ lánàá ìwọ̀tí gọmọlúàbí nínú àbòsí tá àgbọ̀rọ̀ fi bọ́ọ̀lù máa jẹ́yàwó báyìí kò sí lọ́wọ́ ọkọ rẹ mọ́ ọwọ́ ti ẹ lọ́wà iná ìsìn ní ká bí ọ lérè tó ó kù pẹ̀lọ́kọ rẹ bó ṣe jẹ́rù tọ́ fara mọ́ bẹ́ tọ́ bó ṣe wáyé olówó rẹ̀ ni pé kọmọ lọ mẹ̀dúgúrí ó kú ẹ̀wà sambisa ó ní kọ́ lórí mọ́ tún ọkọ̀ okò tí ń gbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ó lé padà time bó ṣe wà ti bí mọ́ méjì fúra yín ó lè jẹ́ pàtàkì ọmọ bá di bí méjìlá alfasku kìní jẹ́bẹ̀ alkhulu'u correlation wọn bẹ̀rẹ̀ àti fasku wà tọ́lák correlation wọn bẹ̀rẹ̀ ní gbogbo wọn wàlfidá bákan náà èyí tí wọ́n bá fẹ́ ṣe nù gbogbo ẹ̀ àmàníyàn rẹ̀ ṣùgbọ́n tó wítàrí in tó wítàrí ọlá ní àwọn kọ́ ẹjẹ́ di kútúbá ti bọ́ àwọn èèyàn láwà fọ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ tààtù tí ma bí a lọ ṣùgbọ́n bó la ń lọ sí ó gbé wa lọ bí kí láti ìjọ yìí ká má gbàgbé máa sọ àgọ́ọ̀nà là ń lọ tí ó gbé bá wá fọ́ tí ò sí sàmà ọ̀dọ̀ tààmà mọ́ kò yẹ kí n jí ó tí ń fi pàbínú rẹ̀ tí mínú wò pé kò ṣeéṣe yóò sì ṣeéṣe tá bá tó gbogbo ọ̀nà báyìí ibòlà bọ́ ta ní ọ ma tọ́jú ọmọ ọ̀nà lọ àwọn ọmọ kò ọ̀tọ̀ ni kọkọ jẹ́ ẹni tí èso ìyàwó kan ọ̀tọ̀ ni kó kọjẹ́ pé tẹ́lì ìbá ti lọ náà yóò fẹ́ lòmí ó sì ló lòó tó kún ọmọ ọdọ̀ ọ̀tọ̀ ní kí àwọn náà kọlọ rì marí sọ́dọ̀ ẹni tó ti ní àmà kọ́dà tí a ti nírú èjì ọmọ rẹ̀ yálà wọ́n ti bàlágà ìwé bàlágà gbogbo àwálù ìlàsọ̀ àwọn illa billah àfikọ̀ ọ̀bẹ̀rẹ̀dà kọ́ máa kọ́ wa máa sí gbogbo bí táàtì rí ìyọ̀nú rẹ̀ o ni ojí a máa rìn sí gbogbo tí ó máa fa ìyọ̀nú rẹ̀ o ni ojí a máa sọ gbogbo táàfì máa rí ìyọ̀nú rẹ̀ o ni ojí a máa sí mẹ́jà yẹ ó fúnmá wa mẹ́jà ilé ó fúnmá wa mẹ́jà afẹnu ara wa bátara wa jẹ́ mẹ́jà àárín lọ bí àti sórí ibú máa kíyèsí wa wọ́ládà ní kẹsẹ̀ rẹ̀ máa kíyèsí wa sí ìyọ̀nú sí aláyé ń bí àti ní gbangba lè kíyàmà wá jí á wà nú ẹrú tọ́ ọ̀dá fókẹ̀ méjì á wà nú ẹrú tọ́ ọ̀dá fún yàwó gbogbo olé tí ń jò bá ní dì gbogbo ibi tí ó jò méjì òjò èyí tí mè bá ní mú dúró èyí tó ti fọ́nká bá ní pápọ̀ padà ní ti àánú àti àrànsì rẹ̀ bí hakila haula wala quwwata أحمده وأجلله وأشكر على نعمه ذلك وباطنه وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضيات عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمتنا من توفيق الله إيانا أن جعلنا من أتباع خير الرسل سيد ولدي بني آدم لا فخر نبينا محمد نبي الرحمة نبي التوبة الماحي صلوات ربي وسلام عليه بين لنا أحكام الله وشرائعه امتثالا لأمر ربي يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالاته الآية أمتنا الخلع جعله الله سبحانه وتعالى على يد المرأة إذا كانت تتضرى تات رعاية ورعاسة بعلها فإذا صارت متضررة فلها أن تفدي نفسها بعوض تبذله للزوج حتى تفارقه وهذا من سماحة هذا الدين ومن عدل هذا الدين وأن الله سبحانه وتعالى ليس بظلام للعبيد أمتنا فإذا اختلعت المرأة من بعلها بعوض بذلته لزوجها هل تعتد فإذا كان جواب النعم كم مدة أمة الإسلام اختلفت كلمة أهل العلم في هذه المسألة قديما وحديثا وقد ذهب ذبا ذهب جمهور اهل العلم من الحنفية والمالكية والشافعية والحنابلة كذلك جمهورهم إلى أن المرأة المختلعة من بعلها فإنها تعتد ثلاث حيض أو ثلاثة أطهار إن كانت حائضة وإن كانت يائسة فإنا تمكس بعد الخلع ثلاثة شهور وإن كانت حاملا أو حبلا فإنها إذا كان بي الحبل فإنها تمكث حتى وقت الوضع تمكث عند بالها حتى الوضع والقول الثاني وهذا القول الجمهور على العلم والقول الثاني لأفراد من صحابة رسول الله صلى الله عليه وسلم من أمثال أثمان بن عفان وعبد الله بن عمر رضي الله تعالى عنه وارضاهما وإلى هذا القول جنح العلامة ابن تيمية وتلميذه ابن القيم رحمهم الله أنها لا تحيد إلا حيضة واحدة أو نقول إنها لا تمكث إلا أن تستبرأ بارك الله ولكم في القرآن والسنة ونفع الله وإياكم بما فيها من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم فاستكفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الصفى عباد الله اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا اختلفت كلمة وللعلم في عدة المختلعة فقل الجمهور أنها تعتد عدة المطلقة تمكث لأمتنا ثلاث حيض أو لثلاثة أطهار والقول الثاني لفريق من أهل العلم أنها لا تحيد إلا حيضة واحدة واحتج سبب القول الثاني بأن الله سبحانه وتعالى مدد في زمن العدة للمطلق ليسهل على الزوج المراجعة ليراجع الزوج أحوال زوجته حتى يردها إلى حوزته أما هذه المهلة فليست في شأن المختلعة إنما تستبرأ وتفارق بعلها وعجاب للجمهور بأن الحكمة في إمهالها ومكثها مع زوجها لمدة ثلاث حيض أو ثلاثة أطهار لم تكن هذه الحكمة محصورة في الفراق فحسب بل ولا في المراجع فحسب بل لعل الله سبحانه وتعالى يحدث بعد ذلك أمرا وقد قال سبحانه وتسامى وعسى أن تكرهوا فيجعل الله فينا خيرا كثيرا وأن تكرهوا شيئا ويجعل فيه خيرا كثيرا في سورة النساء وبهذا تبينا أن العالم لا بد أن يراي الأحوال في هذه القضية فإن كانت المرأة تتضرر تضررا شديدا قد يفدي إلى موتها نفتيها بأن تحيد حيضة واحدة أما إن شعر القاضي بأن الله سبحانه وتعالى قد يحدث بعد هذه الحادثة وبعد هذه المخالعة أمرا سارا لكل منهما لعله يفتيهما أو يفتيها بقول الجمهور فبمراعاة الأحوال نحكم في هذه القضية ولعل الله سبحانه وتعالى يحدث بعد ذلك أمره وبعون من الرحمن قد اختلف أهل العلم كذلك في الخل أن هو فسخ أم طلاق والفسخ عند بعضهم تفريق والطلاق الطلاق فهذا سنأتي بالتفريق بين الفداء والخل والطلاق والفسق في الجمعة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يبقينا الآخر وعافية وأن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسن اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا كن لنا مؤيدا ونسيرا وكد من كادنا يا ربنا اللهم كد من كادنا وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمنت في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا آمنا في أوطاننا اللهم انصر عوراتنا وآمن روآتنا ربنا آمنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤمنا بما نحن أهله فنحن أهل الذنوب والمعاصي تب علينا يا ربنا وتب على التائبين اللهم تب علينا وتب على التائبين اللهم ربنا ردنا إليك ردا جميلا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين